بسم الله الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته إليتي أتمكنيني إن شاء الله هناني أنواع التوحيد وفوائده أو ونرى رتي توحيد تيوكنسي <clears throat> kí dẹ̀ ni àwọn àǹfàní tó ń bẹ fún wa níbi àtàwíd so tàbádẹ̀ tí ma àǹfàní tí ń bẹ níbi tàwíd bẹ́ẹ̀ láṣe ma ma yíwu tí ń bẹ níbi ìdàkejì rẹ̀ tí ń ṣe àṣírkú yálà kó jẹ́ àṣírkul asgar àbí àṣírkul akbar àbí gbogbo àwọn nǹkan tí ó bá ma ń bá tàwíd yẹn jẹ́ so àkọ́kọ́ nínú kẹjọ́ jẹ́ kẹ ma pàtàkì tàwídì ni wípé limadha arsalallahu rusul alayhimu salatu wassalam ó yẹ kí ẹmọ ronú wípé kí nìdí tí Ọlọ́run bá fi rán àwọn òjíṣẹ́ alayhisalam kí nìdí Ọlọ́run bá fi rán àwọn òjíṣẹ́ kí ní nǹkan tọ́lọ́ ní pé kí wọ́n wá ṣe agbùdọ̀gbọ́ yí pé lẹ́yìn gbàtí Ọlọ́run bá dá ànábì Adam alayhisalam gẹ́gẹ́ bí generations lẹ́yìn ànábì Adam alayhisalam kulluhum ala tawhid 10 generations anabi adam ó bí àwọn ọmọ àwọn won yẹn awoma bí àwọn won àwọn awoma to fi duri ọmọ tó fi dúró ẹlẹ́ẹ̀kẹwàá gbogbo wọn orí tawhid ni wọ́n wà kò sí ẹyọ kan wọ́n ti ń ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala nígbà tó wá pé 10th generation yẹn ó wá ní awon tó wa wà ní generation yẹn kọ́ àwọn ẹni rí wọ́n wá pọ̀ láàrin wọn ah so ìbáyàbí nínú wọn ni awon ti Ọlọ́run bá ń sọ Qur'an nínú suratu Nuh hmm? tọ́lọ ní pé kí náà ń pè àwọn márùn tọ́lọ bá dákọ̀ nínú suratu Nuh yẹ so àwọn ìdí ń kọwọ́ ẹni rí níwọ́n nígbàtí ṣèyítọ́nù wá gẹ́ẹ̀tì wípé àwọn èèyàn ti fẹ́ràn àwọn ẹni yìí wọ́n dẹ̀ wọ́n because ẹni rí gẹ́bẹ̀rẹ̀ sí mọ́ ṣẹlẹ̀ ní ẹ pé àwọn tó bá jẹ́ nírí láwùjọ ọkàn àwọn èèyàn mọ́ ń fà sí wọn kódà mú ìbá máa ṣàbúrú wọ́n fẹ́ máa níbi respect àti ìfẹ́ fún ẹnirí làwílì ẹnirí ah ẹ má má gbàgbé ya àwọn àwòrán wọn kẹ fi kọ́ àwọn yàrá yín àwọn nulé kẹ máa fi rántí wọn kẹwa mọ àwọn òsà àwọn kẹmọ òsà wọn kẹkàn mọ́ sáwọn àríjà àti àwọn ibi tó ṣe pé yóò tètè mọ́ wà tẹbákà tí kọjá báyẹ́ kàmọ̀ rí pé ah lágbàjá ni ah suwawu ni ah ya ya'uthu ni ah kíníkàlélé ṣètọ́nù wa fún wọn lè wọ́n wá sí lọ bá yẹn wọn ò jọ́sìn fún wọn wù nígbàtí generation yẹn wá lọ tán generation tó wá wá lẹ́yìn yẹn àwọn ò mọ ìdí tí wọ́n fi mọ àwọn òòsà yẹn ṣe ìtọ́nù tó wá bá wègé oníṣẹ́ ma wọ́n sàtàmù bàbá yìí ma yìí aláwọ̀ mọ́ wọ́n ni àwùláhì alìhàtù àbá ikùn àwọn ọlọ́run táwọn bàbá yìí jọ́sìn fún lílé yìí fa'abudu ha ẹ̀yìn ẹ̀bẹ̀rẹ̀ sí ni ma jọ́sìn fún wọn bó sì bẹ̀rẹ̀ sí ni ma jọ́sìn fún wọn tí bá yà bí tí Allah fi sọ Al-Qur'an fi qalu wa qalu la tada'unna alihatakum wa la tada'unna waddan wa la suwa'in wa la yaghutha wa ya'uqa wa nathra wa qad adallu kathiran so àwọn òmọ ìdí táwọn bàbá wọn fi gbé kalẹ̀ ṣètọ́nù kan dé pé ah ìdí tán fi gbé kalẹ̀ ní ọlọ́wọ̀n bá táwọn bàbá yín jọ́sìn fún ilé yìí ẹ bẹ̀rẹ̀ sí ní máa jọ́sìn fún wọn báwọn náà sì bẹ̀rẹ̀ sí ní máa jọ́sìn fún ni ẹ ẹbọn yẹn ló ti wá bẹ̀rẹ̀ láti gbà yẹn so ló jẹ́ pé tàbá ti mọ ìtàn tó ṣẹlẹ̀ bẹ́bọ́ ṣe bẹ̀rẹ̀ yìí àwọn àmọ́ kí ni dítọ́lọ́n fi rán àwọn òjíṣẹ́ ọlọ́run wá rán Nuh ọlọ́run ni pé inna arsalna Nuhan ila qawmihi an tí ò ní sọ́nà tí wọ́n kò sí bọ́ ṣe fẹ́ padà máa anábì Nuhu wá dé ó wá lò 950 years ẹ̀yìn ẹ̀yẹ sin ọlọ́wọ́ bá àwọn òsàyí eré nìkan ni wọ́n igbá owó kọkọ bábá sásùn nínú àwọn àǹfàní táwọn olùmọ́mọ́ mú wá níbi kí sọ ìní wípé sẹ́rí tíṣẹ́ ìtọ́nù bá fẹ́ gbé aburú wọnú wọ ààrẹ wa ṣètọ́nù ní wá níwà pé ẹ̀yẹ ẹ̀yẹ wá o aburú mọ́ gbébọ́ o ṣètọ́nù ń wá bẹ́ẹ̀ ṣètọ́nù kọ́kọ́ bí nǹkan wá tó ṣe pé yóò kọ́kọ́ fẹ́wà natural sí yí ìpé àkíní but intanet ma fi mọ̀ ní pé kíní tí ṣètọ́nù bí ọdún kò sẹ́ṣẹ̀ mẹ́ bọ́ ṣe kíní ǹjẹ́ ìjó lákọọ́lẹ̀ ó wà ní ẹ̀sìn ká máa ṣe tí ó bá ti sí ní ẹ̀sìn ṣètọ́nù fẹ́ gba burú kan fẹ́ smọ́gù rẹ̀ wọnú kíní ẹni ṣètọ́nù lè smọ́gù aburú túrù sọlá ìran ìran ni ó ti wà nínú ẹ̀sìn ṣètọ́nù kan lè wá kọ́ wá ní pé ó kó wá bá yífà àlékún kan sí àlékún yẹn ibi àlékún yẹn ni ṣètọ́nù ti gbé aburú wa ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní tá níbi ìtàn ni wípé aburú ti ń bẹ níbi kíyàn ya aláìmọ̀kan níbi ẹ̀sìn ọlọ́wọ́ ba òun fi jẹ́ pé àtàbá jẹ́ àwọn bàbá wọ́lọ́ àtàwà ya ó yẹ ká mọ́ kọ́ àwọn ọmọ wa àwọn ọmọ wa ó yẹ ká jẹ́ ká mọ́ máa ilé ní ni yamal kiyama ni yẹ ni Umar bin níjọ́ tí ní fatihu Makkah níjọ́ táwọn musulmi tó kọ́kọ́ Makkah tínú àwọn èèyàn dùn inú Umar bin Khattab inú rẹwà ń bàjẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní máa sun ẹkún a ń bèèrè lọ́wọ́ pé à ẹni tínú àwọn mùsùlùmí dùn <laughs> ó ní sẹ́yìn mọ̀ yí pé ó ní inna urwal islam ó ní inna urwal islam tankudu urwatan urwatan idha nasha'a fil islam man la ya'rif al jahiliya ó ní sẹ́yìn mọ̀ pé okùn islam yóò bẹ̀rẹ̀ sí ní máa já díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá ti di wípé àwọn èèyàn ti ń bí àwọn ọmọ sínú Islam àmọ́ wọn ò mọ̀ nípa jahiliya Umar oliver yẹ jahiliya nígbàtán sí ọmọ ọláyò mọ́rún àmẹ́ oliver yẹn àwọn sàábé wọ́n lífù jahiliya wọ́n ṣe jahiliya gbogbo àti wọ́n fi ń sàbúrú wọ́n ni Islam wá dé so ìmọ̀nà lélẹ̀ àwọn abọ́ sínú ó wá jẹ́ kí Islam yẹ wó lẹ́mí wọ́n gẹ́ because wọ́n ti gbénu jahiliya rí wọ́n ti gbénu dọ̀lá láàrin wọ́n ma burú ti bẹ̀ẹ̀mẹ̀ pé hey jahiliya ni wọ́n wá islam gẹ́gẹ́ bí gold umar wa ni pé àmọ́ islam ó bẹ̀rẹ̀ sí ní ma já díẹ̀ díẹ̀ tẹ́yìn náà bá ti wá ń bí ma táwọn bá ma jahiliya àwọn kan rí ah, bí pé islam wọn ò mọ̀ nípa burú so ló fi jẹ́ pé wa wallahi oníkábẹ̀rẹ̀ sí wa nípa at nípa kínápì nípa àpá tawhid pàápàá ashirk gbogbo tó bá jẹ́ dáadáa kakọ wọn gbogbo tó já burú kakọ wọn ọlọ́ni pé ya ayyuhal ladhina amanu innama awladakum innama amwalukum wa eh, awladukum fitna ọlọ́ni pé wọ́n tẹ́jọ́ olùgbàgbé òdodo ọlọ́bí sàdánwò fún yín ní o so àwọn ilé yínkọ owó wá o àwọn òwà mọ́ tó ti ṣẹlẹ̀ before báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní ma jọ́sìn fún ẹlúmìdé alálìlé ẹwọ́ wo ẹbọ tó tó wá bẹ̀rẹ̀ láti gbà yẹn ẹwà àtìgbà tó ti pẹ́ yẹn kò wá tán lẹ̀mọ́dé ni kò wá sádúwà náàbí àtòjíṣẹ́ tọ́lọ wá rán alọ́n tó pa àwọn kọ́ọ̀mù nóòhù rẹ̀ ó tún jí bí ìlànàfà ti mọ́ mú wáyé pé tábúrú bá ti bẹ̀rẹ̀ báyìí abúrú yìí ó ma ń live longer ju àwọn èyàn tí wọ́n dáálẹ̀ lọ láwọn ilé ìgbò fún mọ́ ní pé ideologies live longer than men tẹ bá gbé orí kẹkàlẹ̀ báyìí ìròrí ẹ̀yìn òkú tí yóò bẹ̀rẹ̀ sí tún máa live lọ yóò máa live lọ ní báyìí ṣe báyìí àbí so ìgbàtẹ́bọ̀ yìí wá bẹ̀rẹ̀ o lọ́lọ́ abẹ́rẹ̀ sí máa ráwù jíṣẹ́ tó jíṣẹ́ kàmá ti wá ó tún lọ ọdún tún náà ọlọ́túnrami ọlọ́túnrami lọ́lọ́ fi ń sọ nínú Kùránì wípé wa laqad ba'athna fi kulli ummatin rasulan an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́ni pé a ti rán sí gbogbo àwùjọ àwùjọ àwùjọ òjíṣẹ́ an i'budu Allaha intanika òjíṣẹ́ mọ́ sọ fáwọn yẹn ní pé ẹmọ jọ́sìn fún ọlọ́wọ́ wajtanibu jìnà sí gbogbo àwọn tó bá ń jọ́sìn fún ní dẹ́yìn Allah subhanahu wa ta'ala àwọn tawagit ẹ jìnà sí wọn ilé gangan ni pìlẹ̀ ìdí tọ́lọ̀ bá fi rán wò jíṣẹ́ lóòótọ́ àwọn al'umma kọ̀ọ̀kan tọ́lọ̀ wọ́n jíṣẹ́ sí wọ́n mọ́ láwọn abúrútọ́ ma ń ṣe bí àwọn kọ́ mú sọ̀rẹ́ wọ́n ma ń jẹ òṣùwọ̀n létí bí àwọn kọ́ mú lóòtù àwọn ọkùnrin wọ́n fẹ́ mọ́ súnmọ́kùnrin ẹwùn kan ọkùnrin kí yóò fòbìnrin lẹ̀ ọkùnrin ló àmọ́wákàkiri lesbianism àbí gay homosexual homosexualism kóbìnrin mọ̀ wóbìnrin káàkiri kọkùnrin mọ̀ wọ́kùnrin káàkiri ó ti ṣẹlẹ̀ sáwọn kẹrì nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù tọ́lọ̀ torí ẹ̀pà àwọn ọjọ́ rẹ̀ òun ni rẹ̀ ẹ̀ṣẹ̀ wa díẹ̀díẹ̀ ó sì ń wọlé gẹ́gẹ́ bí zìnà ṣe wọlé tó gbalẹ̀ láwùjọ gẹ́gẹ́ bí kóbìnrin máa rí ohò norms ẹ má jẹ́ kó jọyín lójú in the next kódà bóyá ó lè mọ́ tó 5 years to this time bóyá gay àti lesbianism ó kàdì normal àwọn ọmọ yóò kàn mọ́kùnrin wà lè ní oh, dájì mi èyẹ tí mo fẹ́ fẹ́ ní ó yáwèrè ní ó yáwèrè ìntàwùjọ ń kọ wa nù wọ́lá ìntàwùjọ ń kọ wa ní ẹ̀ obìnrin ó kàn mọ́bìnrin wà lè ní dájì mi èyẹ tí mo fẹ́ fẹ́ ní obìnrin lẹ́ni yìí tí ó gbádùn ní ah no àwùjọ ni nítorí aburú ma ń wà àwùjọ díẹ̀díẹ̀ àwọn yóò wá dákẹ́ wọ́n ma wà burú rẹ̀ tí ó ma wà àwùjọ tó bá ti wá jókòó tán tó ti rinlẹ̀ àmọ́ kọ̀m̀plẹ̀ ẹwọ́n tó wà surprise o tó bá jẹ́ pé láti gbà yẹn o àwọn olórí làwọn yóò tó wà mọ̀ bú àwọn olórí wá ní wọ́n fa àwọn gọ́ọ̀mẹ́ntì ló jẹ́ kíkí ní ìwọlé wà ràzàwà náà ń rí kódà gbà fi popularize kìíní báyìí wàláyìí ẹlùmí ò gbé fún fún àwọn ẹ̀kọ́ mọ́wó ẹ́ṣì ní kúlódí ọ̀fún àwọn ọmọkọmọ kàtún nulé wallahi wọ́n ṣe homosexual ní kàtún ní ìsinmá yìí ní US ní UK wọ́n ti wọ́n push kí ní ẹgẹ́ wọ́n dẹ̀ púṣẹ̀ sáwọn ìlú kódà láìpẹ́ ó láwọn kíní tó go viral láwọn ẹlọ́gbára àwọn ọlọ́run ṣeun àwọn láwọn àfáà tán gbádùn àwọn àfáà ti ké ẹ́ yíò ránwọ́ àgbà wọ́n ti ń spread ẹ̀ dé pé wọ́n tẹ́ẹ̀tì àwọn ìlú tí wọ́n bá fẹ́ gbá kíní yìí ok ẹ fẹ́ gbà lágídí àbí a mọ̀ gbé wá through entertainment ẹ lọ àwọn music táwọn yẹn gbọ́ nísìn wallahi wabillahi watallahi àìpẹ́ mo lọ ra nǹkan bí kan ni tí ó ti tó bí 2 weeks ẹ bá gbọ́ sọkúsọ táwọn ọmọkùnrin yìí ń sọ subhanallah inú sí orin mi ọkùnrin sọkùnrin wọ́n ń sọ àwọn sọkúsọ ẹmọ ọ̀rọ̀ tọ́kùnrin mọ́ ń sọ sóbìnrin bí àwọn ọ̀rọ̀ ìdọ̀tí yẹn wọ́n sì fi ń sáàdà lára wọn à tí ní ilé sọ ọ̀rọ̀ rẹ̀ ní ilé sọ wallahi ẹbáwọn kí ní ṣe wọn wáwù jọ wá ó sì ń jòkó oníkálùkù sì ṣe bí pàwọ̀ orí oníkálùkù sì mọ́ kọjú báyìí a sì wọ́n ṣe bí pé ààrí ẹjẹ́ káwọ̀ yẹrí súnnà kálùkù kọmọ ṣe súnnà díẹ̀ báyìí ọmọ yìí à kí ló dé ọmọ ẹjẹ́ pẹ́jú mọ́sílásì à ìjábù rẹ̀ ti ń gùn ju kíní lọ ẹgbẹ̀ báwọn yóò ṣe bẹ̀rẹ̀ sí ní makalẹ̀kún lẹ́yìn àwọn ọmọ yẹn fúra sí o a máa sì ń bọ̀ wọ́n burú tó dẹ̀ ń jòkó láwùjọ wa a sì dákẹ́ sójúgbà tọ́nà bá wá pàwà gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ká tó ronú ni sójúgbà tọ́bá tó wọnú sàárè ní fàálhátà ìlàmítà tàbátà ó dìgbà tó bá tó kú àbí ìgbà tó bá tó wọnú sàárè ìgbà tó bá tó gbé wá sínú lẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìgbà láti wá ronú pé ah àṣà ti sàbúrú fúnra àbí láti wọ ṣòkòtò àbí láti wọ kí ni singlet dìdì rìn neck ìranù aṣọ àbúrò wọn tán wọ tí ó sì gbogbo kò kalẹ̀ ṣẹ́gbẹ̀ bí ó sì fóbin láti wọ jáde síta báyìí kódà kókàn wá domi sanwọ́nù ta ṣẹ́gbẹ̀ lè wọ́ síta kò lè wọ́ láwọ̀dún ah, ni normalize neutralize túnrọ àwọn aflams túnrọ àwọn wasaili tawasul social media àti tún àwọn films bẹ̀ náà ti neutralize ẹ̀ náà ti normalize ẹ̀ bẹ̀tẹ́ bá wọnú film àá tó rà ní ìpín ní ó normal náà ìmọ̀ká náà kò sí kẹkẹ tó burú bẹ́ẹ̀ kò sá burú bẹ́ẹ̀ náà ń ṣe bí àá nígbàtán sọ rẹ̀ fún anú film tán rí pàwọn ọmọ olórí rẹbọ́ ṣe múra lélẹ̀ wọ́n fún wọ́sọ tí ó fọ̀ pẹ́pẹ́pẹ́ báyìí tí ó ma rí o káàkiri oníkálùkù náà bẹ̀rẹ̀ sí ni ma ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lámọ̀ nǹkan yìí ní ìsinmi àwọn yẹn tí wọ́n sọ rainbow tó bá ti rí rainbow mọ́dákẹ́ wà láì aṣọ lesbian homosexualism bátà ó ti wà dáadáa nù lórí ìsinmi tó mọ̀ rí dáadáa káà ṣe yìí ò bomi nínú àwọn curriculum school wallahi láwọn curriculum school mọ́ ṣe ìrìnkí nẹ́kà tí ah, ike kíní wallahi wọ́n ti ń fi sáyé ìsáti ẹ jẹ́ kí n tún rán wa létí díẹ̀ nínú àwọn bá ṣe neutralize àwọn kan fún wa especially ní schools ní schools dáàsì fúra nígbà ẹ̀ tẹbá rántí gbàtẹwà àwọn class nígbà ẹ̀ wọ́n ni pé ó yá ìjòkó ọkùnrin méjì two male one female in between two female one male in between ọ̀pọ̀ ó ní tánṣe fún wọn gbà ẹ̀ wọ́n neutralize ọkùnrin àtobìnrin nínú Islam ọkùnrin máa ń wà lọ́tọ̀ obìnrin máa ń wà lọ́tọ̀ ní sexual segregation ń pè islam ò fàyè gba ọkùnrin àtóbìnrin kẹ mọ́ rúpọ̀ ànábì ní kò ń fi kankan ìṣó tó gbóná kankan mọ́ lórí ó bẹ́ta jù kó ń fọwọ́ kan obìnrin tí ò lè tán sọ́nà ní tó lágbára ní nínú ìpí in tó ń fa àgbákọ̀ àbúrújú onúkọ́kùnrin àtóbìnrin márùn-ún fọwọ́ ra kama ní ṣàṣà tí ma fọwọ́ kọra wọn lọ́rùn kama ní ṣàṣà tí ma fọwọ́ kọra wọn kama bara wọn lọ́wọ́ kama láwà civilized ni inú àbítọ́ ti neutralize fún anáà skúnà wà ń bẹ́ náà wọ́lá ẹkọ́ ọkùnrin kan obìnrin méjì ó yá sit down ó yá ẹjìra imú ẹsẹ kí nìkan igbáwó kòkó bàbá sásùn bẹ́ ṣe neutralize àwọn burú fún aláwùjọ lílé kí ní ní ṣètọ́nù mọ̀ gbé wá díẹ̀ díẹ̀ díẹ̀ nígbàtẹ́ yóò bá fi lọ tán ẹ̀pá ọmọ yín wò mọ́ mọ́ọ̀tí àwọn burú tẹ́yìn mẹ́yìn ẹ̀yin ó sì kọ́ wọn bóyá Ọlọ́run bá ní kẹ́yìn wá yóò kàn di normal láwùjọ ni yóò kàn di pé tó bá dìgbà yẹn ẹmọ́ tó wá surprise tó wáyé kí àwọn tàbá ń takọ̀ àwọn agbórí wọ́n tó sọ lálásí ju pé à ah, kíní kan gbogbo nǹkan ní ń dá ẹfẹ́lẹ́ ìnálẹ̀ ó kùtù àláwùjọ kò sí láwùjọ so ọlọ́run láwọn gbogbo àwọn ìjọ yẹn ni wọ́n aláwọ̀ burú tẹ́ ń ṣe àmọ́ ìpìlẹ̀ tọ́lọ̀ fi rán wọn oníkíní o at-tawhid àní ẹ̀bùdùlọ́ha ẹmọ jọ́sìn fún ọlọ́wọ́ bá ó wájú tẹ́ níbo tọ́ tí tàwídí bá ti wà láwùjọ wa wallahi gbogbo àwọn kan yóò mọ̀ wá ní títà ìbẹ̀rù Ọlọ́run wà lọ́kàn wa gbogbo àwọn búrú nǹkan yóò lè fún wa láti ṣe àwọn àfáànsàlẹ̀ pé àtọ̀gúrù tó ní alladhi ya'buduhu an in táwọn yẹn bá ti ń jọ́sìn fún pè ní tọ̀ọ̀gútù wọ̀yẹ̀dẹ̀ ríunahu min dunillah táwọn yẹn pé babadako sanowa àti tuwà lásìkò maulidi táwọn yẹn ma lọ síbi sàárè kákàkiri tí ó lọ máa pè àwọn bàbá nínú sàárè tí ó máa pè ibadallah rijalallah wa huwa radin bidhalika táwọn ẹni yẹn náà tọba tún wá orí tún wá worst táwọn ẹni tẹ́ ń pè yìí tọba tún wá yọnu sí kẹma pè àwọn káwọn gẹ́ tó kú wọ́n ti fi ń lọ́lẹ̀ fún yí bí pé وقال صلى الله عليه وسلم اما اغبون تنبي صلى الله عليه وسلم الانبياء الانبياء اخوه من علا من علات شرع النبي الله وباو اوما يا ني وان اوما iyak ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ibnat min allati wípé ọkùnrin fẹ́yàwó so ìyàwó kọ̀ọ̀kan bímọ kọ̀ọ̀kan ìpé bàbá kanáà gbogbo so yíkwàtò allati láwọn ọmọ ẹ báyìí ọmọ bàkan ni wọ́n àwọn ìyá wọn lè yàtọ̀ ẹ̀hẹ́n anẹ́gbà ní pé wa ummahatuhum shatta àwọn ìyá wa yàtọ̀ bàbá kan ló gbogbo wa anẹ́bí adam alayhi salam àbíká tó tẹ́sẹ̀ padà sọ́dọ̀ ànábì ibrahim tó ànábì ibrahim òun ló bí ishaq àti ismail gbogbo àwọn ànábì tó wá láti banú israel wọ́n jáde látara ishaq ànábì sallallahu alaihi wasallam nìkan ó jáde látara ismail so a ṣe kébí ibnatu aláti ni wọ́n wàdínuhum wáhì àmẹ́sìn gbogbo àwa nẹ́bí o ẹ̀sìn kanáà ní ẹ̀sìn gbogbo wa ìdí ni wípé ìpìlẹ̀ ẹ̀sìn yẹ òun náà ni àtàwíhìd àní ẹ̀bùdùláhà wàjítẹ́nìbò tọ́gùt ìlúwẹ̀ kàmọ̀ kọ́rawa nínú mọ́ṣálásí nínú ilé gbogbo ayé kàmọ̀ Saudiya ní Saudi Arabia nílùú ẹ tẹbára ọkọ̀ curriculum primary school wà láì tàwídí curriculum secondary school kódà púpọ̀ náà tíra táwà ń lò láti ma fíkọ́ àyìn nílé kí ó ń bí tó máa wúta kí bí a sílísílà àwọn jami'a ni o ẹ mọ̀ wípé àwọn sọ́fù awali ìtìdá iná sí àwọn tíra yẹn fún táwọn sínú fún àgbàlagbà àwọn tó secondary school primary school láàtíra ẹ̀nà sí fún tawhid ó so ati le wọ́n le rí ẹ̀wọ́n ọmọ olórí tawhid ọmọ jẹ́ táwọn ẹ̀nà bá dàgbà wọ́n ma ní tẹ̀mìsì fún àwọn ipé eh ilé yóò dáwọ́ à fún àwọn ní wọ́n eh? Ati okay, àti ok akọ́nà nínú tawhid àkí ní yóò dá ẹbọ lélẹ̀ lélẹ̀ àdádá rẹ̀ lélẹ̀ à níṣe so kini ní àwọn jẹ́ kí fọ̀kànbalẹ̀ wà ń lú because púpọ̀ àwọn burúkú wà ń bẹ̀ kò síbi tí ó sọ àwọn burúkú àmọ́ àwọn tí wọ́n wà òkè ní wọ́n pọ̀ jù yàtọ̀ sáwùjọ tí wà tó ṣe pé ọmọ tó ṣe pé wọ́n yáyà kó yà náà pọ̀ jù ẹwà ọmọ yahoo yahoo bá ṣe yes because tó ń kálùkù ti believe tẹ́lẹ̀ ti rọ́ sí wa nínú láti kékeré ní wípé you must make it in life àbúgbùdó make it wọ́n púṣẹ̀ síwá from every angle wọ́n ti mọ́ alọ́kàn táwọn family daddy ma mẹ́sọ̀ àwọn ah, ọkùnbá wọn class ọlọ́wà ọmọ ẹ̀hẹ́ àkó make it ní o make it in life àwọn èèyàn ká ìsìnkú kíyàn make it ma so gẹ̀ẹ́sẹ̀ pé bí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní kí ẹ̀mí kí ẹ̀mọ́ lọ́dọ̀ àwọn èèyàn tí ká lówó ní eh, ah, èmi náà fẹ́ délé padà káà tí mẹ́kẹ̀ káà fámílì mímọ̀ fi mí sí ẹ̀yẹ́ àwọn bá di yàwó yàwó mọ́ra lọ́wọ́ ká kí ni kí mìíràn délé kí wá Lamborghini wọlé kí fi táyẹ in táwọn yẹn believe ní kíyàn mékì ẹnu oníkálùkù wá ń wa gbogbo ọ̀nà ọba jẹ́ kí bí yá mú ọmọ kan eh, àwọn ọmọbìnrin wá tẹ́yìn bí tẹ́ẹ̀tọ́ wọn àwọn náà padà bí ṣe yahoo lọ́la wọ́n fi wọ́n sógun owó ni bẹ́ẹ̀ ni ọmọ tó bá ti tọ́ nítorí òní wó padà rí lọ́nà tán tó ṣe pé ah, kìnnìkan owó nígbàtí ọjọ́ kejì ká fi ẹ̀rọ ọlọ́ba ká fi kọ́ ọmọ wọ́láhì láti kékeré kọmọlìbà kó sọwọ́ tẹbàdàgbà nítorí àwó tó lọ ó wà nínú sàárè jẹ́ subhanallah àwọn tó fi sókè tó fi sórí yẹpẹ̀ subhanallah àmáwọn ṣẹ̀ríà wọn lè yàtọ̀ ní taimu ànábì Isa kí ní lè jẹ́ haram ní taimu ànábì Muhammad kó mọ́ jẹ́ haram ṣẹ̀ríà ni ma yàtọ̀ òfin àmọ́ ìpìlẹ̀ ẹ̀sìn wọn ẹyọkan ni òun náà ni kẹ so fa متفقون في أصول الدين في أصول التوحيد وأما فروع الشرائع فوقع فيها اختلاف so inṣáàlá ibi ni a ti du tó bá ti di àwọn ìjókòó tó ń bọ̀ wá abẹ́rẹ̀ sí ni máa ṣe àlàyé kí wá ní tàwíhìdì ẹgẹgẹgẹgẹgẹgẹ tí ọlọ́bà torí ẹ̀ràn àwòdíṣẹ́ wa tàwíhìdì tá ń sọ wípé ta bá ti mójútó complain wọ́lá yóò kéré gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ni máa lọ ní rọwọ́rọsẹ̀ ìdí ni wípé àwọn èèyàn bẹ̀rù ọlọ́ọ̀bá ṣẹ́rin tí ò yẹ́wọ̀n ṣe orí tí bá lè bẹ̀rù ọlọ́ba ọlọ́run tí ń rí mú dẹ̀ bẹ̀rù ẹ̀ pé mú dẹ̀ ń ṣe kíní ọlọ́gbó fíyà jẹ mí o ìtú ẹ̀ ní kémì nílé mú dúkìá rẹ̀ kódà kó gbàgbé 10 million sí bí báyìí kó lọ kó padà after two weeks ó bá mẹ́ because most last yóò ti rí pé eh 10 million ah ẹba tọ́jú ẹba tọ́jú rẹ̀ sínú store ah ẹba tọ́jú rẹ̀ tán bá dé ah ẹjẹ́ kí ẹ̀ tó bá ní ó padà dé ìwọ́n tó bá ní ẹ́dàkùn mo gbàgbé owó kan báyìí bí ìjọ́ ah ẹ̀yìn ó yá ẹgbòwòyìn ìbẹ̀rù ọlọ́ọ̀bá ló wà nínú ẹ̀mí mi ìfẹ́ wọná ni ìfẹ́ wọná ni ìfẹ́ mú tẹni ẹlẹ́ni mọ́tẹ̀ mi ni tó mọ̀ kí yóò kò mi wọná ìbẹ̀rù ọlọ́ọ̀nà but ìbẹ̀rù ọlọ́ọ̀bá wá ní pé dúkìá yóò safe kó lè tó wà tó èyí tó gbé sínú kọ̀wọ́ yàrá tó tilẹ̀kùn mọ́ tó kó sínú safe tó fi password sí ìwà jí ìwà mú mo tún lè pa ọgán bí bẹ́ẹ̀ ni kò sí bẹ̀rù ọlọ́ọ̀nà ó kì í ṣe ẹ̀rù bí ábìnrin ọlọ́bá wà lára ayẹ̀ tí ó sì mú ọmọ lọ́mọ tí wọ́n sì lọ gí orí rẹ̀ tí wọ́n sì fi ṣògùn owó ẹmọ tó tó wọ́n mọ́ ń dùnyànjú ní pé àwọn kíní tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀ lè wọ́lẹ̀ blame yẹn àti ilẹ̀ blame yẹn ibi tó ti ń bọ̀ wá jìnà gẹ it's not regin ẹ wò láti kékeré ẹmọ ẹwọ gan o ọmọ tó bá wà honest àti tí wà honest èwo la mọ́ gbóríyìn fún àmì èjì ẹ jẹ́ ká parọ́ tara wa ọmọ tí orí nǹkan oní nǹkan bó yóò rí 2000 owó alọ́fẹ́ni tó ní àbúdá owó yìí ní 2000 ti jábọ́ ó láà pẹ́rẹ́ntì mi tó ṣe pé tọ́mù ẹ bá délé tó bá sọ fún wọn ìyà tí ó jẹ ìyà tí ó jẹ ó tútù ó smart ìyà tí ó kọ̀kọ́ jẹnu ìyà pé kò smart ìyà kò tútù kí nìdí ó wà honest yáà ah, yẹ́sàn yínlẹ́ lówó ọmọ tó bá wà nílé tó wá sọ fún pé ẹnìkú ìyá kí n tó wá bèèrè mi sọ fún pé ìsínlé tó gbọ́ ìyá ń wá dé wá ní pé mọ́mí ẹ̀dà àmọ́mí mi ní kí n sọ fún yín pé àwọn òsínlé ọmọ yẹn kò fẹ́ pọ̀rọ̀ wà láì òtútù lọ́dọ̀ àwọn èèyàn tí yàtẹ́ni ẹ bá lọ tán ní jẹ o gbọ́n o nílàkàyì bá ṣe ọmọ yẹn wọ́n honest ẹ̀sì sọ́dọ̀mọ́ tí o mójú tí o mara ẹ ń fún wa lé school ẹ ń kọ́ wa bọ́ṣe mọ́ wà bọ́ṣe mọ́ ní bẹ́yìn òṣè kí ní honesty ẹ ń jí ó yíwa pé èyàn ma ń gbọ́n èyàn ma ń dọ́gbọ́n sí èyàn ma ń wò báyìí tí ma sàbúrú ni ẹ kọ́ wa kọ́ wa tán àwa dàgbà àwọn fojú ihe ma sáàmà yìí náà na ló padà di gọ́ọ̀fúnà wọ́n ni ti ọmọ tọ́lọ̀ bá padà sánú tó bá padà wá débì kan pé ah ọlọ́run wá fi gbẹ̀rọ ọlọ́ba sí lẹ́mi ọmọ iná sì ní wọ́n fìtínà rẹ̀ láwùjọ wọ́n blackmail ẹ̀ kò sí aburú tí wọ́n nífẹ̀ẹ́ sí fọ́tán ọmọ mi ò dé police station wọ́n máa tán pọ̀ tí wọ́n jẹ àgbákóyà kí ni wọ́n jálẹ̀ kódà wọ́n sí yahoo yahoo kódà wọ́n sagbú kódà wọ́n sẹ́ka kódà wọ́n sí ìzìnà wọ́n fọ́mọ lọ́mọ lóyún wọ́n sí kankan tó ju wípé a sì fẹ́ bẹ̀rù ọlọ́wọ́ bá ní in tó fáyà ojú báyìí lọ ayúwà al ibadallah àsìkò ti tó fún aláti bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá o ó yẹ káà náà ti rí bí tí ó yẹ ká ti mọ́ fúnra sí pítà búrì tí mọ̀ pé ah, àbúrì ti jìnà ó ká mọ̀ oró kí solution ó yẹ ká mọ̀ rúbá ní pé kí ni solution bóòlà ẹ fẹ́ dẹ́kun àbúrì kí solution wá sáwọn kí ni yìí kóníkálùkù bẹ̀rẹ̀ láti sí kábẹ̀rẹ̀ sí mọ̀mójú sáwọn solution kábẹ̀rẹ̀ láti inú ilé kábẹ̀rẹ̀ láwùjọ tabára bú láwùjọ ẹmọ́ jẹ́ àdákẹ́ tabára mọ̀tán sábúlé jẹ́ ká mọ̀ pé wọ́n àfáà wà jùkú kí ní tó ń ṣe yìí sí ẹ̀fẹ́ kò dáa kí ní yóò dá ẹmọ́jẹ́ abẹ́rù pé àwọn yóò sọwá lóòkọ́ ẹjẹ́ kan sọ lóòkọ́ wọ́n sọ ànábì lóòkọ́ náà sallallahu alaihi wasallam kò sánàbì tí wò sọ lóòkọ́ náà kódà wọ́n pọ̀ ànábì mi gbé kí ni wàhálẹ̀ tó ẹ padà jàre nítorí tó àwọn ọmọ because tó bá kí ọmọ yìí ẹwà wà lómí ò tí ń bá pẹ́ ẹlòmí ò mọ̀ pa búrú láwọn kìíní tẹ bá kí kí ní ò dán náà kò ní ìdíkò jáfà ẹlùmọ́gbẹ̀bẹ̀ ẹyìn mi tí mi ń sàfà ní ìhìn kèyí ṣe dandan kò jáfà kó tó máa pẹ̀ àwọn èèyàn ni ò ní kọjá là àìwọ́nà ìgbẹ́lá dúgbò yìí wọ́n rẹ̀spẹ̀tẹ̀ pé ah, bàbá kìní kan afá wáwáwá jòkó kódà wọ́n tó rẹ̀spẹ̀tì wọ́n tó tó jágbàlagbà kìní tó ń ṣe yóò dá kọ́lọ̀kọ́ mọ́ ara yà púpọ̀ kàkí díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ àwùjọ mọ̀dá oníkálùkò ti gbé tí bá sàbúrú àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ oníkálùkò tẹ̀ nífẹ́ká èèyàn sọ̀rọ̀ oníkálùkò bẹ̀rẹ̀ sí mọ́ sí dáadáa àwùjọ àbẹ̀rẹ̀ sí mọ́ dá àmà gbádùn ẹ̀ tó ilé gangan ni bí a ṣe lè rí àánú ọlọ́wọ́ bá so an bí Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wá ẹnì kọ̀ọ̀kan wa lẹ́ni tí ó lè rí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá gbọ́yí tí ó lè tẹ̀lé dáadáa so hada wa sallallahu alaihi wa sallam ala muhammadin sallallahu alaihi wa وعلى آله وصحبه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته